أعوذ بالله من الشيطان الرجيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم صدق الله العظيم الحمد لله رب العالمين أحمده سبحانه وتعالى واشكر وأؤمن به وتوكل عليه واستغفر وأتوب إليه واستعين واستهدي وأعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فالمهتدي ومن يضلل فلا هادي له وأصلي وأسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وعلى كل من دعا بدعوته واستنى بسنته واهتدى بهديه إلى يوم الدين ما بعد ọpẹ́ ni fún Ọlọ́run alhamdulillah ọpẹ́ ni fún Ọlọ́run alhamdulillah àwa pàdé ọpẹ́ pẹ̀lú gbólóhùn alhamdulillah rabbil alamin àtọrọ ìkẹ́ ìgẹ̀ fún anábíwa Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn anábí Ọlọ́run bá tí a jí sọ́lọ́bá síwájú rẹ̀ látọrọ ìkẹ́ ìgẹ̀ fún àwọn sàbí àná Muhammad àtọrọ yọ́nú Ọlọ́run bá fún ọlọ́bá ni yọ́nú sún àmín bá ní kẹ́ bá ní gẹ̀ wọ́n gbogbo tí tó tẹ̀lé wọn látọrí àwọn tàbíìn bá ní kẹ́ wọn bá ní gẹ̀ wọ́n àmín ìkẹ́ ìgẹ̀ kọ́lọ̀wọ̀n bá àlíkẹ́ ọlá kó jẹ́ kí a bá ànábì wọlé ọlá ń sẹ́sẹ́bẹ̀ fún wa àmín ẹgẹ́ bíbi tí a bọ̀rọ̀ náà ti sí ní àná o náà ni pé à ń gbé yẹ̀wò ìgbòláfẹ́ da ojú tafsir wa ọdún ìgbòláfẹ́ da kọ kí ni àwọn nǹkan tí ń bẹ lábẹ́ àkọlé a kọ àsíyásàtú al-Islam والمسلمون السياسة الإسلام والمسلمون Politics, Islam and Muslims. Politics, Islam and Muslims. A wá sọ fún ayé pé lábẹ́ àkọlé yìí, àwọn ọ̀rọ̀ kéékèèké ń bẹ lábẹ́. Àwọn ọ̀rọ̀ kéékèèké ń bẹ afẹ́tì sí, o náà ni Mawqiful Islam, Minat Turk, wal wasa'id. الذي tuaddi ila wusul ila الحكم، ذلك بني lè pè ní through الحكم بعد ila al-hukm حتى يوم هذا. khilafati al-islamiyya hatta yawmin hadha ọ̀nà ni àwọn ọ̀nà àtàwọn àgbésẹ̀ nígbàtí khilafa islamiyya ìjọba islam islamic caliphate tó ti wó tó ti ṣubú ní ilẹ̀ Turkey 1924 pẹ̀lú ìtẹ́ àwọn ọ̀tá ọlọ́run àti àwọn tí a ń gbàbọ̀dẹ̀ láàrin àwa mùsùlùmí gẹ́gẹ́ bí arákùnta ń pè ní Mustafa Kemal Ataturk mustapha Kemal Ataturk ògbóǹtarìgì èèyàn ní jọ́nà lọ́un nílẹ̀ Turkey ó wà nú àìntàwọn ọ̀tá lò tí a fi ti ìjọba islam wó tó wá padà di ìjọba lórí àmùsùmí lẹ tọ́kì tó pé ń jó kéde ìjọba rẹ̀ gbogbo mùsùlùmí gbàgbé ni Allahu Akbar wọ́n bú sẹ́kún ni wọ́n mọ̀ pé àdán wọlé ó ní bọ́ọ̀dán lílì islam bọ́ọ̀dán lílì islam bye bye to islam Allahu Akbar bu'dan lil Qur'an bu'dan lil Qur'an bàbá ètò Qur'an Allahu Akbar bu'dan lil lughati al arabiyya bu'dan lil lughati al arabiyya gbèrè sí di Lárúbáwá Allahu Akbar bu'dan lil hijab bu'dan lil hijab gbèrè fún ìmúra àwọn obìnrin mùsùlùmí Allahu Akbar ìjọ náà ló ní ohun tí jẹ́ ìsìláàmù mọ́ in tó kù náà nísìn ni alìlìmáníyà alìlìmáníyà alìlìmáníyà secularism ẹ̀yọ hmm. ẹ̀sìn kó lára òṣèlú pátápátá ẹ̀yọ òṣèlú kó lára ẹ̀sìn káwọn ẹlẹ́sìn máa ṣẹ̀sìn ní masalasi àwátá ń sóṣèlú a máa seta lórí burúkú ni dọ̀láàlá fíkàrà dọ̀láàlá ìròrí burúkú ni ìròrí burúkú ni láti gbàyẹ wá rẹ̀ wá ti pẹ́tẹ̀ bá gbọ́ pé mùsùlùmí kan bẹ lórí ìjọba ọ̀kan lọ́nà mẹ́rin ni tàà sàlẹ̀ fún ìlànà iná lè gbà lórí ìjọba wọ́n wá ní ọ̀kan lọ́nà yìí inú ọ̀rọ̀ fẹ́ sọ ni pé kí ni mokbul islam minadi turuk wal wasail àwọn ọ̀nà tí a ń là kalẹ̀ dáǹgbà lórí ìjọba yìí tí ó bá ti ọlọ́run ọba mú gẹ́bá náà sì gbé kalẹ̀ kò sí kankan bẹ̀ tó wá dáàbí ìntánà gbígbé kalẹ̀ ṣùgbọ́n aburú ẹ̀ kéré jùra wọn lọ àwọn kan ń bẹ taburú wọn kéré àwọn kan ń bẹ taburú wọn pọ̀ àyíká ni ó wá ń sọ tí kálukú báyìí ìtọ́bá wá sí pé wọ́n bá ọjà ìjẹba wá ní ládùgbò tí yí ìláwà àbálò lọ́dọ̀ tí wá ń bí Nàìjíríà wá ń bí láìjọ́ tí àwọn colonial master ti lọ ọ̀gbọ́ni láti jọ́ tí àwọn colonial master tí wọ́n ti lọ àwọn amúnisìn àwọn amúnisìn àwọn òyìnbó Britain and British tí wọ́n ti kó nílùú 1960 a ní ọ̀nà míì táà gbà dórí ìjọba jọ̀nà méjì lọ aida military aida military coup ẹ̀sìmọ̀ yí pé tàà bá sọ̀dọ̀ léèdè pẹ̀lú léèdè míì tí a bá ní ìlú wo léèdè wo ló ní experience coup pẹ̀lú orí ilẹ̀ ayé ó yá lè rí ìlú méjì tó Allahu Akbar tó ní experience kí a máa di kú núlù inú ìlú tí kú dídí ti pọ̀ láyé Nàìjíríà ni àwa náà mọ́gbà tí a ń lò jọba ológun especially àwọn bí méjì tí ó jìnà ìjọba Babangida àti ìjọba Abacha gbogbo ẹni tẹ́ jágbàlagbà tẹ́ ń gbọ́ mi lẹ mọ́ tó túmọ̀ sí wọ́n ní Babangida ẹlẹ́rin ẹ̀yẹ tí ìtànyàn wọgbó Babangida ẹlẹ́rin ẹ̀yẹ tí ìtànyàn wọgbó àgbọ́ 419 rí Allahu Akbar ayé Babangida ni lẹ́tà bọ̀m bàbgẹ́lẹ́ ń pè lẹ́tà bọ̀m àgbọ́rí ayé náà ni Allahu Akbar ìtàn láńsọ̀ lọ́dọ̀ àwọn àfá Islam at-tarikh la yaram wa la yansa ìtàn ọláàánú kì sí gbàgbé apariwo pariwo mọ́ Babangida Babangida ọlọ Babangida must go ọgbọ́ni Babangida must go Babangida go Babangida go ó kò lórí ìjọba ó padà kó ń bẹ́ẹ̀ ọlọ́wọ́ pààrọ̀ Abacha Allah akbar ní rójú ẹ̀ yóò fi glasses ojú ní black ìgò dúdú kì í sí ìrẹ́rin tí ẹ alẹ́ ni Babangida pọ̀ Abacha wá dé wá sẹ́rin mọ́ gbogbo ọ̀rọ̀ tẹnu ẹ̀ bí iná ni bí ogun náà kálùkù á máa pè a kó sọ́wọ́ pátápátá ṣùgbọ́n ọlọ́ọ̀bá alágbára ọba amúnmọ́bọ̀ tí ó bá ti mú tí ó bá ṣe tán lókù nílé agbára gangan ọlọ́run bá ti mẹ́mẹ́ àbáṣà lọ nasorok gbogbo àtà àti ń dàgbà àjọ náà àtàwọn àgbàlagbà wọn mọ́jọ́ yẹn náà ọjọ́ ń dùn nàìjíríà mílẹ̀ kùnù àwọn àbí àwọn eh, ministry eh, eh, center of government ò nìyẹn àwọn náà ma bó ṣe rí àwọn ò nǹkan mẹ́ta máa ṣe ju dìkírí lọ decree àwọn fi máa ń ṣe ìjọba àwọn ìbá àyàn ń rò àṣẹ ni ní tó bá ti wá sí ọlọ́pọlọ ni Allahu Akbar wọ́n sì dájọ́ fún yín ni láti kọ àwọn Buhari àti dé àgbọn tí a náà fẹ́ pààrọ̀ owó Nigeria láàrin 12 days wọ́n fẹ́ change Nigeria money kakó tí lọ pààrọ̀ owó ẹ̀ láàrin ọjọ́ méjìlá kò lé ọjọ́ kan àmì ń kó wọ́n bọ̀ láti ìta tí a dé yà báwọ̀lú wọ́n lọ́dá sí tàlangà ni Allahu Akbar kàtọ́ àbọ́ sí kàtọ́ àwọ ìjọba tiwantiwa láyé àtàfà balẹ̀wà bẹ́ẹ̀ni gbóṣe sà ayáwọn sàgàrí bẹ́ẹ̀ni títí wádùn 1999 láti 1999 látàyé bàbá Ìyábọ̀ Ọbásanjọ́ láwọ́dì sí lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà wà yìí níjọ́ tí a ti gbòmìnira lọ́wọ́ àwọn amúnisìn tí èèyàn bá gba mítríkù lórí ìjọba yóò gba election election ọjà táwà nánu hmm. ó tẹ́ wa lọ́rùn kò tẹ́ wa lọ́rùn ó bẹ́sìn bẹ́sìn wa mọ́ lóòrò gbà tàà bá fẹ́ tàà náà bá fẹ́ jẹ́ èèyàn lú ì tàà fẹ́ kí ẹnu wá tọrọ especially ń gbájẹ̀ tí sọ gbẹ̀dẹ̀ democracy akọ̀wà kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ bó láàṣẹ bá lò lókùtà kọ torí díẹ̀ a padà sọ fún àwọn ìlànà ìjọba wọ̀nyí ojú Islam fi wò lẹ́yìn náà inú ọ̀rọ̀ ta tó fẹ́ sọ fáwọn náà ni dawrul muslimin fi silal awda'i siyasiyya rahina dawrul muslimin fi silal awda'i siyasiyya rahina bí ọ̀rọ̀ òṣèlú wá ṣe rí Nàìjíríà yìí ìgbésẹ̀ ayé òṣèlú politics and politicians ní nàìjíríà ẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kí ló yẹ kó jẹ́ ipa àwa mùsùlùmí nípa tí ó hàn yàtọ̀ sí ipa ẹnìkọ̀ọ̀kan eléyìí wà náà tàbẹ́ sọ lọ́dún yìí agaga níbi tí ilé ayé dédé ó lè ní pọ́nà láti mọ́ 2023 ó sì yí àwọn èèyàn tí wọ́n ti ń bọ́ ta pé tí wọ́n ti ń fi eh, eh, eh, tí ń bẹ lọ́kàn wọn hàn èròǹgbà wọn àtàwọn méjì ò ti fi hàn níbùlá musulmi ń lọ ẹ̀sìn mọ̀ kò sí ọ̀nà àbáyọ kan àfi kí a gbìyànjú láti ṣẹ̀sìn tó lọ́n fẹ́ ká ṣe kí àwa mùsùlùmí ṣọ̀kan lórílẹ̀-èdè yìí láti wá ìyípadà dé fórílẹ̀ yìí ara ìlànà ọlọ́ni yẹn ń pè ní al'amul islami iṣẹ́ islam islam kò work kò dúó sí pàǹkọ masalasi nìkan kò dúó sí bí pàǹkọ masalasi nìkan kò dúó sí pàǹkọ gbẹ́bọ́ o kò dúró síbi pé à ń gbẹ́bọ̀ òkiri nìkan à ń dálé kéúlẹ̀ kò dúró síbi pé lè kéú nìkan láàmà dálẹ̀ àwọn nǹkan amúlùdùn ọ̀rọ̀ ẹ̀dá ìsìlámù ẹ̀kọ́ oṣù nǹkan kan dáa dálẹ̀ kò tán síbẹ̀ ìsìlámù ò tán síbẹ̀ yẹn òṣèlú gan al-mashru asiyasi al-islami ẹ̀rí islam islam political project Islamic political projects agbọ́dọ̀ ní àsìkẹ́ ni agbọ́dọ̀ ní ojú iṣẹ́ kan lòun náà kò sí lè ṣẹlẹ̀ kálẹ̀ kẹtẹjárí àfikádá ń pè ní àtàálùf àsìyàsì àtàálùfú àsìyàsì ìkórajọpọ̀ ọ̀kan náà àwọn ọmọ ìyá wa àṣẹ Dr. Abdulhakeem Àbáyọ̀mí ọlọ́bá ní foríjìn inú àdọ́lọ́ ń ta lólobó irú ọ̀rọ̀ yìí nígbà tí ń bẹ láyé ó kọ́ àwọn mùsùlùmí pé ọgbẹ̀ ní coalition ẹ̀yin mùsùlùmí ẹ jẹ́ ká papọ̀ nídìí ọ̀rọ̀ òṣèlú gbogbo àwọn tí ìṣẹ̀lẹ̀ ìṣojú wọn wọ́n mọ́ta ń sọ yìí dáadáa ni inú àwọn ọ̀nà àbáyọ ni kí ló jẹ́ orí bẹ́ẹ̀ àwọn ayé àti wọ́n ká fún ẹlẹ́ni inú Suratu Tauba ni aya 71 72 bẹ́ẹ̀ náà ni sọ́tò taubá ní aya 67 sí 68 bẹ́ẹ̀ náà suratu Anfal aya 73 àwọn aya mẹ́tẹ̀ẹ̀ta inú mú fi ṣe àtẹ̀gùn ọ̀rọ̀ mi lè ní lórí pé àwa mùsùlùmí a gbọ́dọ̀ káwọ́ mára tẹ̀kákọ́ ìgbẹ̀yìn kápẹ́ ìjọba ṣẹlẹ̀ kọ́ máa ṣẹlẹ̀ ó kọ̀wẹ̀ lórí ayá suratul anfal ìkìlọ̀ Ọlọ́run fi ṣe fún wa والذين كفروا بعضهم أولياء بعض ẹ̀yin mùsùlùmí Ọlọ́run bá ń bá yín sọ̀rọ̀ ní Al-Qur'ani tọ́lọ́ bá fún yín láti ipasẹ̀ Muhammad Quran chapter 8 verse 73 ẹsẹ̀ kẹtàlẹ̀ ní àádọ́rin ẹgbọ́n tọ́nà bá sọ wàlẹ́dínà káfàrú ọlọ́run láti pé àti ọgbẹ̀mí ọlọ́run bá gbọ́n kèfèrí pọ́nbélé ba'duhum awliya'u ba'd apá kan wọn ń bára wọn sọ̀rẹ́ ayọ̀ apá kan awliya ọ̀rẹ́ ayọ̀ ọ̀rẹ́ ayọ̀ ní ń bára wọn ṣe ẹ̀yin náà wo bí ọ̀rẹ́ ayọ̀ àwọn gbogbo iná alẹ́ mọ́lẹ̀ wọ́n ní awo ní gbé awo nígbọ́ báwọ̀ ọ̀bá gbáwó ń gbọ́ awo àtẹ́ awo àyà hafi wahda Allahu akbar wahda tó kufuriyya wa shirkiyya ìṣọ̀kan lórí kèfèrí ìṣọ̀kan lórí ẹbọ wà gbọ́ntọ́lọ́sọ illa taf'alu tẹ́yìn náà bá ti lè ṣe bẹ́ẹ̀ ẹ̀yin mùsùlùmí tẹ́ẹ̀ bá ti lè ṣe bá àwọn kèfèrí ṣe ń ṣe yẹn tí wọ́n sọ́ra wọn lọ́kan tẹkùn fitna tún fi láàá ọlọ́run ní fitna mọ́sẹ̀ lórí ilẹ̀ ayé wàhálà lẹ́mọ̀ọ́ná lórí ayé wà fàṣádùn kẹbí àti aburú tó tóbi tó túnmọ̀ sí pé ìta ń bá yíó lè dé wà lé ní tí a bá ń ta lọ jẹ̀bi àwọn mùsùlùmí ni Allahu Akbar àìsí ìpadà rere nílùú wa lọ́wọ́lọ́wọ́ yìí àwa la lè bí ẹ̀ bọ́lọ́lọ́ wá sọ̀rọ̀ yìí ó dẹ̀ bá ti lè ṣe bẹ́ẹ̀ fìtọ́nà mọ́sẹ̀lẹ̀ tí a musulmi lè dúró dédé kí a fi àṣẹ síbì kan náà ká ìbò 2020 tó ń bọ̀ yìí kí kéde wá láti ọ̀dọ̀ Sultan of Sokoto pẹ̀lú gbogbo ògbìmọ̀ ní Nàìjíríà yìí o tó bá jẹ́ musulmi candidate wà rí káwàwó kí ló ṣẹlẹ̀ látòkè lọ́hùn tí ó sì yíwa bẹ́ẹ̀ Allah tí àwa mùsùlùmí kan táà jẹ́ alátẹnujẹ táà mùsùlùmí kan táà jẹ́ alábòsí táà mùsùlùmí kan táà jẹ́ mọ̀dàrú sẹ́nìkan lè dúró kòkòmà lórí ìbò ta ló tó wà lórí ló ń kà kódà káàkan kí wọ́n fi ọwọ́ méjèèjì tẹ̀ka kí wọ́n fẹsẹ̀ méjèèjì tẹ̀ka káwọn tún tẹ̀ka lẹ́yọkọ̀ọ̀kan a sàn wọn mọ́lẹ̀ Allahu Akbar kálùkù mọ̀ yọmọ tí ń bíi kálukú ló mọ iye ọmọ tó ń bí ah, ah. ẹni tó ń bẹ̀rẹ̀ kan tí ń bí méjì mẹ́ta àtẹni tó ń bógún ogún bú àbá àtèmi ó ti bí mọ́kànlélọ́gbọ̀n Allahu Akbar 31 31 hayakumullah bàbá àtèmi bí 22 Allahu Akbar èmi náà ti bí 14 Allahu Akbar ọmọ tá a bá jáde lọ dìbò wọ́n náà wù bí ó àtàwọn oní méjì mẹ́ta bó ṣe rí nù reality ni Allahu Akbar àìdó déédé wa ni hmm. àtẹnujẹ wa ni Allahu Akbar sọ̀bẹ́sẹ̀lú wa ni torí díẹ̀ agbára ń bẹ lọ́wọ́ wa Allahu Akbar tọ́ẹ̀kọ́jà iná lálàáfẹ́ náà àwàlá lọ́jà Allahu Akbar bóòlá sí wá lọ́jà táàrí náà tó hmm. ń sọ fún àyẹn ọlọ́wọ́ ń sọ ní àyà òjìrí kìlọ̀ àwọn olókìlọ̀ fún àwọn kèfèrí táà bá ti ṣe bí wọ́n ti ń ṣe nǹkan méjì lọ́nà ọ̀sẹ̀lẹ̀ àkọ́kọ́ fìtínà wàhálà ẹ̀kejì ìbàjẹ́ tó tóbi ọlọ́rùwẹ́ ìlàntàpọ̀ àlú ẹgbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ẹgbọ́ ṣọ̀kan alìmúnáfíkúnà alìmúnáfíkọ́t ọlọ́mọ̀náfíkí lọ́kùnrin àti lóbìnrin ba'duhum min ba'd àwọn náà sọpọ̀ ọmọ̀náfíkí kò dó dédé wọ́n sọpọ̀ ya'muruna bil munkar ǹtí ọ̀dá làwọn pàṣẹ rẹ̀ wa yanhauna 'anil ma'ruf dáadáa ní ǹtakò wa yaqbiduna aydiyahum ahun ni wọ́n wọn kì náwọ́ Allahu akbar so nasullaha fanasiyahum wọ́n ti gbàgbé Ọlọ́run innal munafiqina humul fasiqun àwọn munafiki pòkí ni wọ́n dàlúrú ni wọ́n so wa'ada Allahu al-munafiqina wal-munafiqat ọlọ́run ti pàdé sílẹ̀ munafiki lọ́gùn rẹ̀ lóbìnrin wal-kuffara nara jahannama khalidina fiha àtàwọn kèfè rí wọ́n rà sínú lápapọ̀ ni hiya hasbuhum ní ètì tó wọn iná ètì tó wọn wa la'anahumullah ọlọ́ba tó sẹ́bílé wọn wa lahum adhabun muqim aná ni ìyà tó tóbi ìyà tó ní kú lára ń gbà kan orí manáfikí nù atọ́kùn àtóbi náà ń ṣiṣẹ́ hmm. kí nǹkan mọ́ bá sí kíní kọ́ mọ́ àdá kí nǹkan mọ́ bá àdá ìbàjẹ́ iná ń pèpè sí dáadáa náà tako ọlọ́run gbé mọ̀mìnà kalẹ̀ inú àyà 71 wal-mu'minuna wal lọ́kùn àti lóbìnrin ba'duhum awliya àyà ọba. àwọn náà gbọ́ jèrè ayò apá kan. ya'muruna bil ma'ruf. àwọn pàṣẹ dáadáa. wa yanhauna 'anil munkar. wọ́n sì máa kọ ìbàjẹ́. wa yuqimuna as-salah. wọ́n gbẹ̀rù dúró. wa yu'tuna az-zakah. wọ́n lọ sàká. wa yuti'una Allaha wọ́n sì máa tẹ̀lé wàdàláhù mùmìnì náà mùmìnà ọdún oúnṣe láìdéhùn fún àmùmí lọ́kùnrin àti lóbìnrin jannatin tajiri min tahti al-anhar aljana a kéré pàdó sálàbẹ́ rẹ̀ khalidina fiha wọ́n mọ̀ mẹ́lọ ní gbére wa masakina tayyibah àtàwọn àyè dáadáa fi jannati adin nínú aljana onírẹ̀ra wa من الله أكبر ذلك هو الفوز العظيم ó sọ àtibọ̀tán àwọn mọ̀náfíkì ó sọ dán kèfèrí ọ̀tàwà mùmìnì àwàlágbàta tá a ṣẹ́kì àwọn oníbàjẹ́ ìbọ́nìsìn ẹ̀yin mùmí lọ́kùnrin ẹ jókòó sílé ẹ̀yin mùmí lóbìnrin ẹ jókòó sílé agbọ́lọ́ bá ní yí padà ọlọ́ni iná láàrín kọ́mí látàrí gbàmàbí àmbùsìn pẹ̀lú ògbólọ́mì tààtùn dó sí ní ìní rẹ̀ àtẹ́ntọ́sọ àtẹ́ntọ́gbọ́ lada ka lada ka salon don ladan subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk amantu billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wal qadri khairihi wa sharrihi min Allah wal ba'thi ba'da al maut لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم